إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدب فالله سبحانه وتعالى tí ó tún ṣe rọrùn fún wa láti pé kí a kójọpọ̀ láti kà nípa ìgbésí ayé annabi muhammad sallallahu alaihi wasallam ẹni tí a ń tẹ̀lé ẹni tí ó ṣe pé ẹ̀yìn rẹ̀ náà ni a lè fi wà kò sí ẹ̀yìn ẹlòmíta lè tò sí so tó ṣe pé a lè wà aljanna ní ojú ọ̀nà rẹ̀ so ìwà mọ̀ nípa annabi sallallahu alaihi wasallam ìmọ̀ nípa ìgbésí ayé rẹ̀ ìmọ̀ nípa dáwà rẹ̀ ìmọ̀ nípa àwọn ogun rẹ̀ ìmọ̀ nípa àwọn orísìírísìí àwọn àdánwò tó fojúkò tó farakò tí láti pèpè sí ojú ọ̀nà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala láti fi islamu nílẹ̀ so eléyìí alámàrí tó jẹ́ ọ̀ràn àyàn lórí wa ní mùsùlùmí ni ọ so bí ta wá dé nínú tírà mukhtasaru سيرة النبي وسيرة أصحابه العشرة so آتي الحافظ الإمام المحدث أبو الغني بن عبد الواحد المقدسي so بتاع دي نبه أوناني بتاع تنو أبلا ابتداء الوحي بوحي سبري فالنبي صلى الله عليه وسلم أتواه وبوني وحي سبري فالنبي àti wọ àwọn hadithi tán mú wá láti fi ní haṣíyà rẹ̀ bó ti yẹ pé al-Hafiz Abdulghani ibn Abdulwahid al-Maqdisi àwọn mú wá ní sókí so bọ̀ tí wọ́n fi àwọn hadithi kọ̀ọ̀kan sí haṣíyà rẹ̀ so táwò so tí àwọn tí wọ́n kó tíra náà jọ yí sí al-Hafiz àwọn ni wọ́n fi síbẹ̀ so láti pé kó fi ṣe tó bá ń kà láǹfàní awò wọn àlàyé wọn so awo nǹkan tó tún jẹ́ ẹlẹ́ẹ̀kejì tó sọ̀kalẹ̀ fún annabi sallallahu alaihi wasallam ọjọ́ tí wáhì bẹ̀rẹ̀ fún annabi maratibul wahyi àti gbogbo àwọn nǹkan tó jọmọ́ báyìí so ká wá summarize gbogbo ilé so ká summarize gbogbo nǹkan tá ti wọ̀ ká summarize fún wa lẹ́ẹ̀kan sí a ka ọ̀rọ̀ kan nínú zadul ma'ad ti lè wa awwali ma nazala alayhi so ní pé abala ìgbà nabi dìde àti nǹkan aláwọ̀kọ́ tó sọ̀kalẹ̀ fà nabi ó ní ba'athahu Allahu ala ra'si arba'in Ọlọ́hun bá gbé annabi sallallahu alaihi wasallam dìde lójíṣẹ́ ní ìbẹ̀rẹ̀ ìgbà tó pé 14 wa hiya ra'sul kamal ó ní ìbẹ̀rẹ̀ pípé qila walaha tub'athu ar-rusul wọ́n nígbà yẹn náà wọ́n máa ń gbé àwọn wa amma ma yudhkaru 'anil masih àmẹ́ẹ̀rí àwọn nǹkan tó ń sọ pa masih al-masih tani ibn maryam al-masih isa ibn maryam annahu rufi'a ila as-sama' ní pípà tí wọ́n gbé lọ sí sama o walahu thalathun wa thalathuna sana ní pé 33 years nígbà tí wọ́n gbé lọ sana fahadha la yu'rafu lahu athar eléyìn ohun ma fún muttasil athar tó ṣe kíni tó wà muttasil so ما اتصل إسناده وليس فيه انقطاع so wọ́n ni yajibu al-masiru ilay tó sì pàálé padà sí àwọn asar tó sì gbá wá gẹ́bí al-Imamul Bayhaqi at-Tabarani kò lálàáfíà so wọ́n lálàáfíà wọ́n ni wa awwalu ma budi'a bihi rasulullahi sallallahu alaihi wasallam min amri nubuwah in ta kọ́kọ́ fi bẹ̀rẹ̀ fán nabi sallallahu alaihi wasallam inú alamari ìjá nabi arúgbìyà asọ́dìkọ̀ o ní àwọn aláwòdúdó fàkánà láyàrọ̀ rúgbìyà kò ní lálákan o illa ja'at mithlu falaki subhi àyàfi pé yóò wà gẹ́gẹ́ bí àfẹ̀mọ́jú yóò wà gẹ́gẹ́ bí àfẹ̀mọ́jú qila wa kana dhalika sittata ashhur wọ́n ní eléyìí ó ṣẹlẹ̀ fán fóṣù mẹ́fà so ní pé àwọn aláòdodo yẹn ní bó ṣẹlẹ̀ fún Ànábì fún oṣù mẹ́fà wọ́n ní wa muddatu nubuwa ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam tó fi jẹ́ Ànábì thalathun wa ishiruna sana 23 years ni wọ́n ní fa hadhihi ru'ya wọ́n ní àlàyé rẹ̀ juz'un min sittatin wa arba'ina juz'an ìpín kan nínú 46 ìpín ìjá Ànábì nubuwa ẹni túnmọ̀ ẹ̀ka wọ́n ni fakana la yara ru'ya wọ́n ni wa awwalu ma budi abihi rasulullah sallallahu alaihi wasallam min amri nubuwa a ru'ya sadiqa wọ́n ni ta kọ́kọ́ fi bẹ̀rẹ̀ fọ́dí sí ọlọ́wọ́ ba nínú alamari nubuwa wọn náà nikini ru'ya as-sadiqa àwọn aláwòdodo fakana la yara ru'ya anabi o ni lalakan illa ja'at mithlu falaqi subhi àyàfi pé yóò wá gẹ́gẹ́ bí afẹ́mọ́jú so wa qila wa kana dhalika wọ́n sọ pé ìbátá náà fi lálàyò sittata ashhur oṣù mẹ́fà ni wa muddatu nubuwa qila ẹ̀rẹ̀ pé qila ni pé wọ́n sọ wọ́n ni wa muddatu nubuwa wọ́n ni eye ìgbà tí a òjíṣẹ́ ńlá tó sì fi jẹ́ ànábì thalathun sana so 23 years ni wọ́n ni fa hadhihi ru'ya àwọn àlátà nábi wà láì juz'un min sittatin wa arba'ina juz'an ó wá jẹ́ ìpín kan nínú 46 ìpín bóòdó ti jẹ́ ìpín kan nínú 46 wọ́n ni wọ́n kílà àwọn kan sọ ní pé oṣù mẹ́fà ni àbí ni ànábì fi lálà rúyà as-sadiqa so ànábì wá jẹ́ ànábì fún 40 kìnnì so eh, no portion nǹkan tí àwọn portion ìjẹ́ annabi sallallahu alaihi wasallam àwọn portion ìjẹ́ annabi sallallahu alaihi wasallam ok wọ́n ní annabi wá ṣe ó wá jẹ́ annabi fún 23 years àbí mm. wọ́n ní rú iya yìí ó wá jẹ́ ìpín kan nínú 46 bóòlù sí jẹ́rẹ̀ nọ́mbà mẹ́ta náà fún wa báyìí máa sínú oṣù mẹ́fà lọ fi lálà 23 years annabi fi jẹ́ annabi so so ìlàlà yẹn wá rí ó wá jẹ́ 1 nínú 46 bó láyé kọ́kọ́ ṣe so ní tàṣẹ ni pé 23 years ẹ̀yẹ́ ká convert ẹ̀ sóṣù ẹ convert ẹ̀ sóṣù 23 times kínú times 12 oh yes yes yes What? 276 23 times 12 276 àbí no. 276 months 276 months kí ni 276 divided by 6 kí ni yóò fún wa 46 so nǹkan tí Ibn al-Qayyim sọ nìyẹn so sí so nǹkan tí Ibn al-Qayyim sọ fún wa ní so wọ́n ní wallahu alam so Ibn al-Qayyim fi wallahu alam sí wọ́tọ́ àwọn kan ló sọ́wọ́ so wọ́n thumma akramahu Allahu ta'ala bin nubuwwa lẹ́yìn ọ̀rọ̀ ọba wa pọ̀lẹ̀ pẹ̀lú jan nabi faja'ahu al-malak malaika wa ba wa huwa bi ghari Hira nígbà tó wà ní okòtò Hira wa kana yuhibbul khalwata fiha láàrin yìí a ń padà bọ̀ rẹ̀ wa kana yuhibbul khalwata fiha nígbà anábi sí nífẹ́ khalwa nínú rẹ̀ anábi nífẹ́ khalwa nínú gọ́rọ̀ Hira nínú kòtò Hira fa awwalu ma unzila alayhi nǹkan aláwọ̀kọ́ tán sọ kalẹ̀ fán nabi òun ni iqra bismi rabbika alladhi khalaq hadha qawlu aisha wal jumhur ilé ìlọ́rọ̀ aisha àti jumhur wọ̀kọ́lá jábìrún ṣùgbọ́n jábìrún sọ pé awwalu ma unzila alayhi nǹkan alákọ̀ọ́kọ́ tán sọ́kàlẹ̀ fán nabi sallallahu alaihi wasallam ya ayyuhal muddaththir wa sahihu qawlu aisha èyí tó sì lálàáfíà lọ́rọ̀ aisha li wujuh fán ojú pẹ́nà ahaduha alákọ̀ọ́ anna qawlahu ní pé ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam ma ana bi qari'in ní pé fi annahu lam yaqra qabla dhalika shay'an ní pé kò kàn kankan síwájú yẹn ṣe pé a mọ̀ pé ibi hadithi tán nabi sọ pé ma ana bi qari ibi hadithi náà ti sọ iqra bismi rabbika alladhi khalaq kalẹ̀ àbí so ibi hadithi tán ti wá sọ pé tán nabi wá sọ pé ma ana bi qari ìyẹn náà ti wá sọ iqra bismi rabbika alladhi khalaq kalẹ̀ then in anna qawlahu bólúwà nabi pé ma ana bi qari in ní pé yìí ma kankan sarihun ó clear fi annahu lam yaqra qabla dhalika shay'an ní pé kò kàn kankan síwájú yẹn wọ́n ní athani wọ́n lálẹ́kejì al'amru bil qira'ati fi tartib wọ́n ní ìpaniláṣẹ pé kíyàn ká tàbá fẹ́ tó nǹkan qabla al'amri bil inzar ó síwájú àṣẹ kíyàn máa kìlìkì àwọn èèyàn lọ fa innahu idha qara'a fi nafsihi torí pé tó bá ti ká tó ma qara'ahu so fa'amuruhu bil qira'ati awwalan so wọ́n fa'amuruhu bil qira'ati awwalan so ó pa aláṣẹ kọ́kọ́ kàní thumma bi inzar lẹ́yìn náà pẹ̀lú kìlọ̀ bi inzari ma qara'ahu thaniyan pẹ̀lú pé kuma kìlọ̀ pẹ̀lú nǹkan tó kàyìn so ni asáàlì sanari kẹrin wọ́n ni pé anna haditha jabir ni pé hadith jabir wa qawluhu àti ọ̀rọ̀ rẹ̀ awwalu ma unzila min al-qur'an ní pé ọ̀rọ̀ jábìrì tó sọ pé nǹkan aláwọ̀kọ́ tí wọ́n sọ kalẹ̀ ní Qur'an ya ayyuhal muddaththir ni qawlu jábìrì ọ̀rọ̀ jábìrì nìyẹn wa Aisha ṣùgbọ́n Aisha o akhbarat an khabarihi ó fún wa nírò nípa nǹkan tán nabi sọ ni so a lè gbọ́lá fún ọ̀rọ̀ jábìrì lórí ọ̀rọ̀ Aisha tó fún wa nírò nípa nǹkan tí annabi sọ so wọ́n ni akhbarat an khabarihi an nafsihi bidhalik wani ẹlẹ́kẹrin anna haditha jabir wani hadithi jabir alladhi ihtajja bihi so wani sarihun fi annahu qad taqaddama nuzulul malaku alayhi hadithi jabir wani hadithi ta ka fún wa nínú nínú àwọn hadithi tó wà nínú hashiya ah hashiya badu ibtida'ul wahyi so tún sọ pé anna al-Ansari qala yuhaddithu an fatarati al so ó sọ e, hadith yìí náà wọ́n tafa so hadith yìí náà wọ́n tafa so wọ́n ní níbi hadith yìí sarihun fi annahu qad taqaddama nuzulul malaki alayhi ó nílẹ̀ nínú hadith jábìrì pé malaika ti kọ́kọ́ sọ̀kalẹ̀ fún so ó nílẹ̀ nínú hadith jábìrì yẹn ni pé malaika ti kọ́kọ́ sọ̀kalẹ̀ fún so ó nílẹ̀ nínú hadithi Jabir yẹn pé malaika ti kọ́kọ́ sọ̀kalẹ̀ fún nabi sallallahu alaihi wasallam awwalan qabla nuzuli ya ayyuhal mudaththir síwájú ya ayyuhal mudaththir fa innahu qala tó pé ó sọ níbi hadithi yẹn pé fa rafa'tu ra'si so hadithi ta kọ́kọ́ kà fún wa ní jòkó tó síwájú ta tún padà wá tún ka so wani fa idhal malaku bó sì di pé mo malaika ni alladhi ja'ani bi Hira tó wá bá mi Hira فرجعت إلى أهلي مواقع صلى الله عليه وسلم فقلت زملوني دثروني ماني أدب أدى صبومي سيدى صبومي فأنزل الله يا أيها المدثر وقد أخبر أن الملك أستفون نبي ملائكة الذي جاءه بحراء نبي باني حراء أنزل عليه اقرأ باسم ربك الذي خلق so وني فدل hadithu jabir so حديث jabir ganganan فون ara o n tọ́ka sí ala ta'akhuri nuzuli ya ní pé yá yọ́ al-mudaththir ló sọ̀kalẹ̀ sí kejì wal hujjatu fi riwayatihi la fi ra'yihi ibi tẹ́rì wà níbi tó gbà wá kìí sí tí ibi nǹkan tó gangan opinion tí ẹ̀ tó rí pé kọ́ìdà ni kọ́ìdà ni pé idha riwayata umila bi riwayatihi duna ra'yi so idha khalafa ra'yu ar-rawi riwayatahu umila bi riwayatihi duna ra'yi so ko jabo je so summary ní ṣókí àwọn kan tí àti wò síwájú nìyẹn mo wá sọ nígbà tá nka kini pé ká fala sí bika ibo ni mo ní ká fala sí khalwa khalwa so ibi tá fẹ́ lọ lọ nìyẹn kí ìdájọ́ kọlùwà so kí ìdájọ́ kọlùwà èyí ta máa ráwọn èèyàn láwùjọ wa tí wọ́n máa ń ṣe ṣe yàwèrè so kí ìdájọ́ rẹ̀ so kí ìdájọ́ ah, kọlùwà so kí ìdájọ́ kí lọ máa àkíyàn ah, máa lọ wà ní àyíká fún àìmọye ìgbà so fáwọn àwọn ìdí oríṣiríṣi so kí ẹ ma fi ṣe ẹ̀rí pé a ṣe bá nẹ́bì náà ṣe kọlọ́wà so Ibn Taymiyyah rahimahullahu ta'ala ní ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tó gùn gan nípa kọlọ́wà ó wà nínú eh, majmu'ul fatawa so mujallad ẹlẹ́kẹwàá pẹ̀lú international reference sàbí so, àkílùkọ rẹ̀ so reference muttafaqun mo reference ti gbayi ma n lo so mujallade lẹ́ẹ̀kẹwàá page 394 so mujallade wa page 394 so Ibn Taymiyyah sọ̀rọ̀ àkílùkọ́ rẹ̀ ọ̀rọ̀ khalwa ń bẹ so actually mujallade lẹ́ẹ̀kẹwàá wa Ibn Taymiyyah fi sọ̀rọ̀ ń pa sùlúkù àwọn sùlúkù náà ni so fi sọ̀rọ̀ ń pa sùlúkù so awon sufi so àwọn nǹkan so ilmu suluk so ní Ibn Taymiyyah fi a mujalladele kẹwa ilo fi sọ̀rọ̀ ń pa so àbí ni wọ́n kó àwọn fatuwa rẹ̀ ń pa so Ibn Taymiyyah wọ́n sọ̀rọ̀ lọ ṣe sì rí abala yìí abala tí Ibn Taymiyyah ti sọ̀rọ̀ abala tó yẹ kíyàn kan so ó ní faslun fil ibadati wal farqi bayna shar'iyyiha wa bid'iyyiha abala tó yẹ kíyàn ka samusamu ni abala yẹn gẹ but ìfìtàwó kọ́kà ń bẹ̀yìn tó jọ mọ́rọ̀ khalwa ní bọ̀tàbàlá tó yẹ kí tọ́rì Ibrahim ká dáadáa ní abala nínú Majmu'ul Fatawa so Ibn Taymiyyah sọ Ibn Taymiyyah mi idhil so Ibn Taymiyyah sọ pé sọ́rọ̀ kan nípa pé tọ́ kí sí ta fẹ́ sọ bí wáyé wọ́n ni idhil maqsudu huna nígbà tó ṣe níbi àwọn ìran ìjọsìn tí ó bófin mu tí ó bá ṣẹ̀ríà mu hudithat fil mutaakhirin tó yí pé àwọn tó wá lẹ́yìn ni wọ́n dálẹ̀ sínú gbà ọ̀tí wọn kal kholawat gẹ́gẹ́ bí àwọn kholwa fa innaha tashtabihu bil i'tikafi shar'i torípó lè fẹ́ jọ ìtìkáfù tó bá ṣẹ̀ríà mú wal-i'tikafu ash-shar'i fi al-masjid i'tikafu tó bá ṣẹ̀rẹ̀ àmúntẹ̀ masalasi lè yàn ti ma ń sọ̀wọ̀n kama kana an-nabiyyu sallallahu alaihi wasallam yaf'aluhu gẹ́gẹ́ bí annabi sallallahu alaihi wasallam ṣe ma ń ṣe huwa wa ashabuhu àtàwọn sahaba rẹ̀ so, so min al-ibadati ash-shar'iyya nínú àwọn ibada tí ó bá òfin Ọlọ́run ọba fàbáàdùnhùn yahtajju fiha àwọn mínú wọn wọ́n ma ń sẹ̀rí lórí khalwa wọ́n ma fi ń sẹ̀rí lórí khalwa bí tahannuthihi bí ghari hira pẹ̀lú gbé annabi ma ń ṣe tahannuth kí ni túnmà tahannuth at-ta'abbudu dhati al-layali al-adad so wani bí tahannuthihi bí ghari hira pẹ̀lú gbé annabi sallallahu alaihi wasallam ma ń ṣe tahannuth ní ghari hira ní kòtò hira qabla al-wahyi síwájú kan tó sọ wáhì kalẹ̀ fún wa hadha khata'un ibn Taymiyyah ní àṣìṣe lélé yóò fa inna ma fa'alahu sallallahu alaihi wasallama qabla an-nubuwwah torí pé in tí annabi sallallahu alaihi wasallam ṣe síwájú kan tó gbé ìdìdè e lánnabi in kana qad shara'ahu ba'da an-nubuwwah tó bá ṣe

waqad aqama so Ibn Taymiyyah tó fẹ́ mú wá pé kéèsí pé kò padà sí kòtò Hira lásán opportunity wà láti padà síbẹ̀ kò padà síbẹ̀ wọ́n ni waqad aqama salawatullahi alayhi Ànábì sì ti dúó bí Makkah sí Makkah qabla al-hijra síwájú hijra bid'a 10 years wàdákọ́lá mẹ́kẹta fi umratil qada anábi tún lọ sí mẹ́kà nígbà umratil qada wà ámàl fathi ní ọdún fathu mẹ́kà ní aqama biha qariban min 20 layla in ta anábi fi dúnbẹ̀ ó tó 20 days wà ataha fi hajjatil wada aw fi hajjatil wada so nígbà anábi tún lọ bẹ̀ níbi wa aqama biha arba'u layal anábi dúnbẹ̀ fún òru mẹ́rin wa gharu hira qaribun minhu kò tó hira sí súnmọ́ anábi walam yaqsudhu anábi wà lọ́bẹ̀ so so opportunity tún wà fún anábi láti padà sí lẹ́yìn nubuwa àwọn anábi wà lọ ara wàzálíkà anna hadha ìdí ni pé ilé yíò kò tó hira yíò kánú wàyùkọ́ọ̀lù wọ́n sì mọ́ sọ pé inna Abdul Muttalib ní pé Abdul Muttalib huwa sanna lahum ìtìyàna ní pé òun ló ṣe kíni òun ló lọ́ọ̀lẹ̀ fún wọn li'annahu lam takun lahum hadhihi al-ibadatu tó bá òfin Ọlọ́run tughni an itiyani hira ó ti rọ̀ wá lọ́rọ̀ kún bí ká ma lọ sínú kòtò hira bí khilafi ma kánu alayhi qabla nuzulil wahyi yàtọ̀ sí nǹkan tí wọ́n wà lórí ẹ̀ síwájú kún tó sọ wahyi kalẹ̀ fún wọn fa innahu lam yakun yaqra tó rípé síwájú mo sọ fún pé èmi ò máa ká wala kanu ya'rifuna hadhihi as-salah síwájú kí wahyi tó dé wọn mọ̀ sọ́lá walihadha nítorí náà lamma sallaha an-nabiyyu sallallahu alaihi wasallam nígbàtí annabi kírun nahahu anha so wọ́n kọ̀ fún man nahahu min al-mushriki àwọn tí wọ́n kọ̀ fún nínú àwọn olùṣẹbọ so wọ́n kọ̀ irun yìí àwọn tí wọ́n kọ̀ gẹ́bí Abi Jahl so wani qala Allahu ta'ala wani ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó sọ pé ara'ayta alladhi yanha gbé o rẹni tí ó ń kọ́ so o rí ẹni tí ó ń kọ́ kí ló ń kọ́ so abedan idha salla ẹrú ó ń kọ́ fún ẹrú nígbà tó ń kírun àti ó ń kírùn àrọ̀áìta in kana ala so ṣe kò rí tó bá yí pé eh, Muhammad sallallahu alaihi wasallam tó bá ṣe kó wà lórí ìmọ̀nà ni àwọ̀ amara bi taqwa àbí ṣe bí ń pàṣẹ pẹ̀lú ìpáyà ọ̀rọ̀ ọ̀bẹ̀ àrọ̀áìta so tó bá yí pé Abu Jahl tó bá yí pé ó pè ní rán ó kọ́yìn sí so alam ya'lam bi anna Allaha yara ṣe kò mọ̀ pé ọlọ́wọ́ bá ń rọrùn kalla la in lam yantahi yálà tí ó bá jáwọ́ lanasfa'an bin nasiya so a sì kí ni a gbà mú níwájú orí nasiyatin kadhibatin khati'a wájú orí rẹ̀ tó ń parọ́ yẹn tó sì pé alásìsẹ́ ni falyad'u nadiya kó pè àwọn ìjọ rẹ̀ sanad'u zabaniya so àwọn zabaniya làwó pè ọ kalla la tuti'hu àwọn zabaniya làwọn tí wọ́n sọ iná kalla la tuti'hu wasjudu waqtarib so kò jẹ́ bó sì jẹ́ pé kalla la tuti'hu ẹ má tẹ̀lé o wasjud ìmá kínú lọ bó sì ń kọ̀ so wani wa ta'ifatun so Ibn Taymiyyah wá fi múlẹ̀ wá pé gbogbo àwọn ìjọsìn wò mọ́ tẹ́lẹ̀ bọ̀ nígbà tí wọ́n ti mú wá ìtàn ti mọ́ ó ti rọ wọn lọ́rọ̀ kó mi gini kó mi khalwa so in tán nẹ́bí ò fi ṣe mọ́ nìyàn wọ́n ni wà tọ́ ifatun Ibn Taymiyyah wá fẹ́ sàlàyé bó ni àwọn tó ma ń ṣe khalwa bó ni wọ́n ṣe ma ń Ibn Taymiyyah ni wà tọ́ ifatun àwọn kan o yaj'aluna al-khalwata arba'ina yawman wọ́n ma ń ṣe khalwa 40 days wa yu'azzimuna amra al-arba'iniyyah wọ́n ma ń bàbàrà gbogbo nǹkan tó bá jẹ́ 40 wa yahtajjuna fiha wọ́n sì ma fi ń sẹ̀rí níbi eléyò bí anna Allaha ta'ala pẹ̀lú pé days wa atammaha bi 'ashrin ọlọ́wọ́n bá pé fún pẹ̀lú ọjọ́ mẹ́wàá ọlọ́wọ́ bá sọ wípé wá báhùn pé òun ó fún 30 days ọlọ́wọ́ bá tún wá padà wá pé fún pẹ̀lú mẹ́wàá pẹ̀lú 40 wọ́n ni wà kọ̀dọ̀rú wíyà wọ́n ni wọ́n sì ti gbáwá anna Musa alayhi salam ní pé Musa o sọ́ọ̀mà ha ní pé àwọn 40 days tó fi wà pẹ̀lú ọlọ́wọ́ wọ́n ni wà khutiba ba'daha wọ́n ni lẹ́yìn ìgbà yẹn lẹ́yìn 40 yẹn ni wọ́n bá sọ̀rọ̀ fàyẹ̀kùlúnà so àwọn tó máa ń ṣe khalwa àwọn àwọn sọ pé yahsulu ba'daha al-khitab ni pé lẹ́yìn khalwa o ma gbọ́rọ̀ o bẹ̀rẹ̀ sí gbá wọn kankan wọ́n ni wà ba'dahu li pé lẹ́yìn ìgbàtà nábi dúdúdú gọ́rù Hira ba'dahu nuzul al-wahyi ni wahyi sọ kalifa nábi na wa hadha aidan ghalat Ibn Taymiyyah ní ilé yìí àṣìṣe ni fa inna hadhihi laysat min shari'ati Muhammadin sallallahu alaihi wasallam ilé yóò sí nú shari'a nábi sallallahu alaihi wasallam bal shuri'ati li Musa wọ́n sí lófin fa nábi Musa ni alaihi salam kama shuri'a lahu sabt gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe sábtù náà ló fi fún ní pé sábtù pé wọ́n gbọ́dọ̀ máa ṣiṣẹ́ ní sábtù wọ́n ni wal muslimuna la yasbitun àwọn musulmi ò sí ń ṣe sábtù tí wọ́n wa kama harrima fi shar'ihi ashiya gẹ́bẹ̀ sí pé wọ́n ṣe lè wọ nínú sharia nabi musa àwọn kẹwọ́ lam tuhramu fi shar'i muhammadin sallallahu alaihi wasallam tí wọ́n ṣe lè wọ nínú sharia nabi muhammad sallallahu alaihi wasallam so àwọn kan wà tó jófin nínú ṣẹ̀ríà Nabi Musa kò jófin nínú ṣẹ̀ríà Nabi sallallahu alaihi wasallam àwọn kan wà tó ti pé ó jẹ́ ìwọ̀ nínú ṣẹ̀ríà Nabi Musa kò jẹ́ ìwọ̀ nínú ṣẹ̀ríà Nabi sallallahu alaihi wasallam fa hadha bi shar'in mansukh so méjèèjì àṣìṣe ni tó bá wọ́pẹ́ torí pé Ànábì sallallahu alaihi wasallam torí pé gọ́rọ̀ Hira o ma ń lọ bẹ̀ òun di tó ṣẹlẹ̀ mú síwájú ònúbó wà ní tó bá sọ pé torí Ànábì Musa ni òun di shar'un mansukh mun wọ́n ni waqad jurriba Ibn Taymiyyah sọ pé a a sì ti experience o anna man so àwọn ṣayàtí inú wà bá wà hasala lahu tanazzulun shaitani ìsọ̀kalẹ̀ shaitani wà bá so wọ́n ni wà khitabun shaitani shaitani ó bá sọ̀rọ̀ wà ba'duhum yatiru bihi shaitanuhu ìmí shaitani rẹ̀ yóò ma fi lákàyà rẹ̀ ṣerékì wà a'rifu min ha'ula Ibn Taymiyyah sọ pé mọ́mà nínú wọ́n wá kó ṣẹlẹ̀ sí wọn min jinsi ma hasala lil anbiya min at-tanazzul irú nǹkan tó ṣẹlẹ̀ sáwọn annabi Ọlọ́run ọba nínú sísọ wà ìkàlẹ̀ fanazalat alayhimu shayatin àwọn shayatin wọ́n sì gini wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ̀kalẹ̀ sọ́dọ̀ dẹ̀ wọn li'annahum kharaju an shari'ati an-nabi sallallahu alaihi wasallam torí bá wọn náà ti kó níbi shari'a an-nabi ثم جعلناك على شريعة من الأمر فاتبعها so a wá fi ọ́ lórí ṣeríà látara àṣẹwà ni ó sukó ya tẹ̀lé wala tattabi' ahwa alladhina la ya'lamun o gbọ́dọ̀ tẹ̀lé ìfẹ́ inú àwọn tí wọ́n mọ̀ innahum lan yughnu 'anka min Allahi shay'a wọn lè rọ lọ́rọ̀ lọ́dọ̀ Ọlọ́run bá rárá o wa inna adh-dhalimina ba'duhum awliya'u ba'd àwọn alábòsí sí rẹ̀ yìí awliya wọn jẹ́ síra wọn olùkọ̀yà ní jẹ́ fún àwọn loyalist ní jẹ́ fún àwọn wallahu waliyyul muttaqin ṣùgbọ́n wọn ọba ni waliyu àwọn olùpáyà náà ọba wa kathirun minhum ibn Taymiyyah sọ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn la yahuddu lil khalwati makanan ṣàpẹ́lú mi ni ah èmi ò fi 40 days sí ibn Taymiyyah ti kọ́kọ́ sọ àwọn tán wọ́n fi eh, àkókò àwọn tó pọ̀ nù wọn la yahuddu lil khalwati makanan kò fún khalwa ní àyè kan pàtó wala zamanan àbákòókò kan bal ya'muru al insana an yakhlu fil jumla yóò kama sọ fún pé kó ma ṣe khalwa náà thumma sara ashabul khalawat lẹ́yìn náà wà padà dípẹ́ àwọn tó ma ṣe khalwa yóò fihim man yatamassaku ó ma ráwọn mínú wọn tó ma ṣe kíni tó ma ṣe àwọn àjọsìn tó ṣe kíni tó bá ṣẹ̀rí àmú as-salaa gẹ́bí sọ́lá wa siyam wal qira'a wa dhikr wa aktharuhum ṣùgbọ́n àwọn tó pọ̀jù nù wọn yakhrujuna ila ajnasin ghayri mashru'a wọ́n ma ṣe àwọn ìran àjọsìn tí ó ṣe kíni famin dhalika tariqati abi hamid nínú bẹ́ẹ̀ ni ojú ọ̀nà abu hamid wa man huwa abu hamid al-ghazali wa man tabi'ahu àtàwọn tó bá tẹ̀lé wa ha'ula'i ya'muruna sahibal khalwa àwọn ènìyàn máa ń fún ẹni tó máa ń ṣe khalwa wọ́n máa ń pa láṣẹ pé alla yazida 'ala al-fard ní pé kó má lékún lórí lórí fard nìkan àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn nìkan náà ni kó mọ́ sí àwọn ọ̀ràn ọ̀ranyàn ó tán kódà àwa tún mọ̀ àwọn tó ṣe fi hadithin nabawi ọ gbọ́dọ̀ kankan ọ gbọ́dọ̀ wá hadith annabi wala ghayri dhalik abin kìnàmí bal yára o qad ya'murunahu bi dhikri wọ́n lè pàálàṣẹ pé kó máa ṣe àzíkiri thumma qad yaquluna ma yaquluhu abu hamid àwọn náà wà máa sọrún nǹkan tí al-Ghazali ń sọ so kí ni al sọ àtàwọn tó dàbí rẹ̀ nínú àwọn mutasawwifa al-mutafalsifa wọ́n ni wọ́n máa sọ pé azikiri gbogbogbò ní la ilaha illallah dhikrul khas azikiri àwọn ẹ̀sà òun ni Allahu Allahu so wa dhikru khassatil khassa dhikru àwọn ẹ̀sà nínú àwọn ẹ̀sà òun ni huwa huwa huwa wa dhikru Ibn Taymiyyah fẹ́ sọ kìníkan ọ wa dhikru bilismil mufrad kí wọ́n máa ṣe dhikru pẹ̀lú ó

bíyàn sí ń sọ jáde bíyàn sí ń sọ kẹ́límẹ̀ ẹ̀yọ̀ kan jáde nínú náà in tí a gbà lérò kẹ́límẹ̀ ẹ̀yọ̀ kan náà lèyàn gbà lérò náà ṣàpé ìgbà mìíràn tí wọ́n sọ kẹ́límẹ̀ ẹ̀yọ̀ kan jáde but nǹkan tí a gbà mí lérò ọ̀tọ̀ nǹkan tí a gbà lérò náà àbí gẹ́bí ní ìgbà mí tí wọ́n sọ Allah in tí a sì gbà lérò ní pé òun náà ló ń sọ jáde ọkọ̀ ẹyọ kan náà ló tún gbà lérò nú bid'atan fi shar'a àdádálẹ̀ nínú sharia wa khata'un fil qawli wal lugha àṣìṣe ní nínú ọ̀rọ̀ àti nínú èdè Lárúbáwá fa inna al-isma so a lè fi fiti sí iman àbí kufran wa qad thabata fi sahih ó sì ti nílẹ̀ nínú sahihu àni nabi sallallahu alaihi wasallam tó rà nabi sallallahu alaihi wasallam pé annahu qal ní kó sọ pé afdolul kalami ba'da al-qur'an ní pé ọ̀rọ̀ tó lọ́lá jù lẹ́yìn qur'an so ibn taymiyyah sọ mí báyìí pé thabata fi sahih tama ni thabata fi sahih kí wọ́n lérò fil al-bukhari wa muslim so tàbá ní sábàtà fi sahih al-bukhari wa muslim so tàbá fàdá dì síbá so al-bukhari wa muslim so èyàn àwọn òkú bóò náà sí lè lò as-sahih fún nǹkan méjì o mọ́ wálé lè lárúbáwá so mọ́ wálé lè lárúbáwá kúrà nǹkan yọ wọ́n ma ń lo mufradun gbàmí tó sì pé jamu náà gbà lérò so ẹmọ wọ́n sì ọlọ́ọ̀bá ní sọ́nà Qur'an pé ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر ربني ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء مفرد نية بس ماء ني ماء سيدي أبيكين أتي ماء سماني أوي سو فالتقى الماء so omi wa pàdé but omi òkè àti kí omi ilẹ̀ So sẹ́wọ́n sí náà báyìí ọlọ́wọ́ bá ní hal ataka hadithu dọ́ìfi ibrahim al-mukramin so hadithu dọ́ìfi so dọ́ìfi a sì mọ̀ pé dọ́ìfù kìí ṣe dọ́ìfù ẹ̀yọ̀kan ló wá bá nabi ibrahim oye but fa'ida balagiyya tó wà mẹ́ ni pé tán bá ṣe rún kàbáyì wọ́n fẹ́ jẹ́ kí tẹ́rkízi wà lórí jínsì yàtọ̀ sí nọ́mbà oye so wọ́n fẹ́ ti kí fókọ́sí wà lórí jínsì nǹkan yẹn yàtọ̀ sí kíni mm. yàtọ̀ sí nọ́mbà nǹkan yẹn ni pé alfaltakọ̀ ìmáà omi wá pàdé oye so nínú àwọn àdítẹ́ fún wọn nìyẹn so bọ̀ nínú àwọn àdítẹ́ àwọn afárá láti sinmi fi ń ṣe lẹ́yìn náà àti kí fi bá mú torí tí a bá lọ sọ pé sahih muslim tó wà jẹ́ pínú bukhari ló wà ń gọ́ so but tí hadith yìí gangan sọ́wọ́ wà nù sahih tó tó hadith yìí ò sínú sahih o inú musnadul imam ahmad ló wà ọdún àwọn afá aládìí tó lálàáfíà ni ṣùgbọ́n aslu rẹ̀ wà nù sahih pé afdalu kalami ba'da al-qur'an arba'a wa hunna min al-qur'an subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar kò sínú sahih so inú musnad imam ahmad ló wà èyí tó wà sahih muslim wọn ni أحب الكلام إلى الله أربع سبحان الله والحمد لله ولا إلى الله والله أكبر لا يضرك بأيهن بدأت أي so kò jẹ́ bó ṣe jẹ́ so but aslu rẹ̀ aslu ìyàtọ̀ wà nígbà tán bá sọ pé aslu hu fi sahih àti pé kíni ó wà kíni ó wà nínú sahih wọ́n ni wa qala afdalu ma qultu ana wan nabiyyuna min qabli ní pé in tó lọ́lájú tí mo sọ àtàwọn annabi tó síwájú mi لا إله إلا الله وحده لا شريك lahul له الملك lahul hamdu wa huwa ala kulli shay'in qadir so wal so ibn taymiyyah mú àwọn ẹ̀rí wá la sọ pé gbogbo àwọn hadith tó man wá nípa dhikr ke se ismu mufrad ló man wá oy wọ́n ní wala ahadithu fi fadli hadhihi al kalimati kathiratun sahiha àwọn hadith nípa ọlá kalimati sì pọ̀ ó sì kíni ó so ibn taymiyyah ní wa amma dhikru al ismi al dhikru tó ṣe pé ism mufrad lèyàn fi ń ṣe fa bid'atun lam yushra àdádálẹ̀ tí wọ́n ṣe lófin ni o wa laysa huwa bi kalamin yu'qal so kìí sì ṣe ọ̀rọ̀ tó yí pé ó bá láàkáì mú wala fihi iman bẹ́ẹ̀ sì ni kò sí iman níbẹ̀ wa lihadha ìbíbà yìí ṣe pàtàkì o ìbítẹ́ mi wà lihadha nítorí eléyìí nítorí pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí náà ti mọ̀ pé à ah, kí ní àdádálẹ̀ ọ̀rọ̀ tí ó bá láàká ìmọ̀ sọ́rọ̀ ba'du man ya'muru bihi minal muta'akhirin ó padà rí pé àwọn tán máa ń pàṣẹ kí wọ́n máa ṣe irú nǹkan báyìí nínú àwọn tó wá lẹ́yìn yubayyinu annahu yóò sàlàyé pé o laysa qasduna dhikrullah kí sí tá àgbàlérò ní kíkà afẹ́rán ti ọlọ́wọ́ ba laysa qasduna dhikrullah walakin jam'ul qalbi ala shay'in mu'ayyan afẹ́jíkọ́ kan kójọpọ̀ lórí nǹkan kan pàtó hatta tasta'idda nafsu so that ẹ̀mí ó lè wà prepared lima yaridu alayha fún nǹkan tó fẹ́ ṣe kíni fún nǹkan tó fẹ́ sọ̀kalẹ̀ sí fakana ya'muru muridahu yóò a máa pàwọn muridi rẹ̀ lásẹ̀ bí an yaqula hadha al-isma marrat ní pé ká máa sọ àwọn okọ̀ ilá ìmẹ́yìgbà fa idha ijtama'a qalbuhu

yóò ma wá yàwòrán fún gbàgbó ti ṣe kí ni ó ti dé ipò tó ga wa annahu u'tiya ma lam yu'tihi muhammadun sallallahu alaihi wasallam àti pé wọ́n ti fún ní nǹkan tí wọ́n fún annabi laylatal mi'raj lóru mi'raj wala musa nǹkan tí wọ́n fún annabi musa alaihi salam yawma tur nígbàtí annabi musa lọ sókè tur wa tí Ibn Taymiyyah bá sọ pó ṣẹlẹ̀ sáwọn tó wà lásìkò tí ẹ̀ àsìkò tí wà yìí ń jẹ so àwọn èèyàn ti ń ya wèrè látara àwọn gaba ìdàdà látara kọlọ́wà kódà mọ́ rántí ó súnmọ́gbẹ́ ẹni yìí ẹni táà náà mọ̀ ní so ẹni táà náà mọ̀ ní ó ma ń ẹni tó ma ń bá wa kírùn tó ma ń bá wa kírùn ní àdúgbò yìí so but tí bá igbó tí yẹn bá dákọ̀ rẹ̀ dé lẹ́wù kan èèyàn lè mọ́ dàmù so but àwọn gbáyìn tẹ́ni yìí bá ń ṣe àwọn nǹkan yìí èmi personally èmi ìdáhùn sálámà ẹni ó tún wá padà di pé mi tí mo wá ń tí ìdáhùn sálámà ẹni èmi mo wá dára ìdá ó tún padà ẹnìpẹ́ ó tún padà ah, ṣe tí ó dáhùn ṣe tí ó máa ṣe ṣe tí tí ó bá sálámà sí mi ní ìdálóhùn ẹ tún ń bè mí ìjà torí pé tí tó bá sí ní èmi fẹ́ fi kó ìran nǹkan tó ń ṣe ẹ̀nà nìna wọ́n láwọ́ ti di wèrè ǹsìn so wọ́n ni wà ábìlẹ́gùn min dhalik wọ́n ni èyí tó tún dógóngó ju ìyẹn lọ man yaqul ẹn tí sọ pé laysa maqsuduna illa jama'a nafsi bi ayyi shay'in kan in ta kàfẹ́ ni pé kẹ́mi kójọpọ̀ so kí ẹ̀mí kójọpọ̀ torí kí ni ẹ̀ ó ní psychological term so ó ní psychological term ṣe ìkólélé àbí nǹkan ni tó ipé tí yẹn bá ń repeat nǹkan continuously tó ipé torí pé Ọlọ́run bá dá làákàyè ní nǹkan tó ṣe pé làákàyè yóò máa ronú yóò máa tó nǹkan yóò máa nǹkan kan tó wáyé kó máa tó nǹkan tó pọ̀ èyàn wá fi lórí nǹkan lórí nǹkan ẹyọkan kò yé so nǹkan kan tó yẹ kó máa tó nǹkan tó pọ̀ so èyàn wá fi lórí nǹkan ẹyọkan yóò dàrú so ní tó ma ń ṣẹlẹ̀ sí wọn nìyẹn so ní tó ma ń ṣẹlẹ̀ sí wọn nìyẹn wọ́n ni wa ablagu min dhalik so wọ́n ni tó tún lágbára jù léyìí lọ laysa maqsuduna ní pé kìí ṣe èròǹgbà wa in ta fẹ́nà ni pé wọ́n sàfẹ́ jẹ́ kí kí kí tanazulu ṣẹlẹ̀ sí wọn kò bá ṣe lálọ́ṣe ìtòtọ́nù kò bá ṣe látọ̀dọ̀ gbogbo tí ó bá jẹ́ torí kò lè jẹ́ látọ̀dọ̀ Ọlọ́run Ọba so wọ́n á fẹ́ kí tanazulu ṣẹlẹ̀ sí wọn nínú àwọn ọ̀nà tó wá òun ní kí ẹ má ṣe rún kàmáyìn kódà normally gan tẹba wo tẹba wo èyàn gan tẹ́yìn ẹba ma ń dá sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀wọ̀n pé sáwẹ̀ ah, ìgbànú báyìí tẹba kan tó bá ma ń dá sọ̀rọ̀ tí ó kàn ma ẹ̀rọ repeating kankan ẹ̀wọ̀n pé ó dàgbé lákàí rẹ̀ sí ma so torí tí lákàí bá ti fẹ́ kọ sẹ́lẹ̀ nìyẹn èyàn fẹ́ dọ́mbù lákàí yẹn dáhùn lókù báyìí so in tí wọ́n ń ṣe nìyẹn so ni wa ablagu min dhalika man yaqul wọ́n lẹ́n tí ohun sọ pé laysa maqsuduna kìí ṣe táwọn gbà lérò illa jama'a an-nafsi bi ayyi shay'in kan a kàn fẹ́ kó ẹ̀mí jọpọ̀ sórí kankan hatta yaqul tí tún fi mọ̀ sọ pé la farqa bayna qawlik kò sí yàtọ̀ tó bá sọ pé láàrin ya hayy àtó bá sọ pé ya jahsh jahsh ni ọmọ náà kúmí ọmọ fi ń tẹ́m̀bẹ̀rẹ̀ nǹkan so kókùsà sí pé nǹkan yọ kan ló ń sọ ó wá dọ́mbùlá káyẹ̀ dáhùn débi nǹkan yọ kan yẹn ó wá padà fókọ́s lórí nǹkan yọ̀kan yẹn nǹkan yọ̀kan yẹn wá gbà láàkà ìdí pé ó wárí kankan rò má ó wá padà yáwẹ̀ so in tán fẹ́ nìyẹn wa hadha mimma qalahu li shakhsun minhum inú nǹkan tí kanú wọ́n sọ fún mi lélẹ̀ wa ankartu dhalika alayhi mo dẹ̀ tako níbi nǹkan tó sọ yẹn wa maqsuduhum bi dhalik in ta bẹ̀rẹ̀ pẹ̀lú in pẹ̀lú eléyìí ni pé an tajtami an nafsu kí ẹ̀mí wọn kójọpọ̀ hatta yatanazzalu alayha shaitan so da shaitan yóò lè fi sọ̀kalẹ̀ sí torí pé ẹ̀mí ọkàn tó bá kílọ̀kọ̀ rẹ̀ lákàí tó bá yìí pé ṣètọ́n lè ríbi sọ̀kalẹ̀ sí so in tó wọ́n ṣe ni pé wọ́n wá dumb down lákàí yẹn so that yóò lè rọrùn fún ṣètọ́n láti wọ́ ẹ pé nínú àwọn nínú àwọn lákàí tí ṣètọ́n máa ń tètè wọ́jù lákàí àwọn ọwọ́ tún ni àwọn tán mú mọ́kúnmù hmm. kí ni mọ́kúnmù máa ń ṣe fún yàn yóò dumb down lákàí kò ní jẹ́ kí yàn máa tẹ́yàn sí máa so nínú àwọn ilé ìwà òpé àtàbánà ah, mú mùkúmù àwọn èèyàn tètè kẹfin wọn so tàbá fi mùkúmù ń gba wáhì so wọ́n tètè kẹfin wọn wọ́n wọ́n pé ah, ọ̀nà wo ni àwọn lè lò táwọn ní lo aspect mùkúmù ẹ a lè dumb down láàká iná pẹ̀lú pé kí repeat ẹyọ kan kó wá brain out so that ṣe tọ́run rè wọ̀ gbogbo kíní yìí gbogbo àwọn psychology náà mọ̀ so wọ́n ni wọ́n ni wọ́n á wọ́n ni wa minhum man yaqul wọ́n ni bẹnu wọ́n tán sọ pé idha kana qasdun wa qasidun wa maqsud wọ́n ni tó bá ti ṣe pé èròǹgbà wà ẹni tí ń léròǹgbà àti nkátà ṣe kíni àti nkátà léròǹgbà pa rẹ̀ faj'al al-jami'a wahidan sọ gbogbo ẹ̀rẹ́ yọkan wọ́n ni fayadkhulu fi awwal al-amri fi wahdati wa amthaluhu àtàwọn tó jọ mimman amaru bi hadhihi tariqa nínú àwọn tí wọ́n pàṣẹ káwọn yẹmà tẹ̀lé jọ́nà yìí falam yakunu yadhunnuna annaha tufdi ila al-kufr wọn ò rò pó lè sọ àwọn yàrí kèfèrí ní Ibn Taymiyyah kathiran ló ma ń tún sàmójúkù fáwọn pípò yìí lakin yanbaghi ṣùgbọ́n ó tọ́kí yamma o ya'rifa ní pé annal bid'a baridul kufr ìgbà àdádálẹ̀ tí wọ́n ṣe yìí yóò padà lìdí sí kúfùrù náà ni bídà a ma ń gbé yàn lọ sí ibi kúfùrù so bóyá Ibn Taymiyyah náà fún wọn láwíjá rẹ̀ walakin amarul murid wọ́n pa àwọn muridi láṣẹ an yufarriqa qalbahu ní kókó hẹ́mtí ọkàn min kulli shay kún bí gbogbo kan so hatta qad ya'maruhu kódà wọ́n tún lè pa láṣẹ an yaq'ada fi makanin mudhlimin ní kókó jòkó sáyè tó wa yughatti ra'sahu ní kókó wá borí rẹ̀ wa yaqulu Allahu Allahu kó ma sọ pé Allah Allah wa hum ya'taqiduna annahu idha faragha qalbahu so wani wọ́n ma wọ́n ní láti sọ́kàn pé tó bá ti free ọkàn rẹ̀ ista'adda bi dhalik ó ti prepare báyẹn tó bá ti free wọ́bọ́ kan rẹ̀ kún bí àwọn ẹkìrìkọ̀ àwọn bàríyà tí ṣe ìtọ́ nílò torí pé sí pé Ọlọ́run bá ń dáàbòbò wa yàtọ̀ sí pé Ọlọ́run bá subhanahu wa ta'ala máa màláíkà tó ń dábọ̀bọ̀ Ọlọ́run bá tún wá dá àwọn nǹkan kọ̀ọ̀kan tó máa ń prevent wa kó lọ́dọ̀ àwọn ṣẹ̀tọ́n so ìta àwọn sún fífá fẹ́ ni pé gbogbo yẹn so àti tọ́lọ́run yọ́kó táwọn màláíkà yọ́kó so tí èyí tọ́lọ́run bá wá dámọ́ nínú àwọn nǹkan tọ́lọ́run bá dámọ́ wa náà tó máa ń prevent wa kó ń bi yọ kó so that yóò wá lè rọrùn fún ṣẹ̀tọ́n láfi nàzálà sínú so wani wani wa yaqulu Allah Allah wa hum ya'taqiduna annahu idha faragha qalbuhu qalbuhu ista'adda bidhalik fayanzilu ala qalbihi min al-ma'rifa wani fayanzilu ala qalbihi min al-ma'rifa yo wa wonu ọkàn rẹ̀ nínú ma'rifa so to pé tàwọn sufi ban sọ ma'rifa ọ̀tọ̀ ni tí wọ́n sọ ọ̀tọ̀ ni tàwọn ẹlòmíì sọ so wani ma huwa al-matlub ni nǹkan tó wà bal qad yaqulun kula wọ́n tún man sọ pé o innahu yahsulu lahu min jinsi ma yahsulu lil anbiya tó bá iṣẹ́ yóò ṣẹlẹ̀ sí irú nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ànábì Ọlọ́run so mú mìíràn ti bà kan tó ẹgbẹ́ ẹnìkan ó fẹ́ fẹ́ ẹnìkan àfáànà lónà ń pèrà ó wá sọ fóbìnrin yẹn kó ma para lákàlíkẹ̀ gbogbo ọdán obìnrin tó ń fún wọn ní kìníkà kó so ó fẹ́ ẹmọ́ tó fẹ́ ṣe ó fẹ́ sọmọ lọ́mọ di wèrè kó bà lè rí fẹ́ so àwọn máa ń ṣe àwọn ìgbàmà ìrada pé àfídá gba ọkọ̀ bí Amina so Fatima, Fatima so ma ṣe ma ṣe so mọ́ láti ó fún ó fún ẹ̀yìn ẹgbà yẹn tó bá wá fún yóò àmà so ti rí nǹkankan so ti rí nǹkankan ó fẹ́ ya ń wèrè kó bá fi rí fẹ́ ó fẹ́ káwọn ṣàyàtíìnì tí ma ń sọ̀kalẹ̀ sọ́dọ̀ tí ẹ̀ ó fẹ́ kí àwọn ṣàyàtíìnì bóyá takọ ní ma ń sọ̀kalẹ̀ sọ́dọ̀ tọ̀hún sí tí títàbọ̀ náà lè sọ̀kalẹ̀ sọ́dọ̀ tí ẹ̀ náà kó lè rí fẹ́ so wọ́n ni wa minhum man yaz'amu wọ́n ni bẹnu wọn kódà yóò tún ṣẹlẹ̀ sóhun tó wọ́n bá ń ṣe khalwa in tó pọ̀ ju tí àwọn ànábì Ọlọ́run bá rán nílọ Eh, gbogbo náà everybody want a miracle gbogbo èyàn ló fẹ́ miracle àwọn orí nǹkan báyìí àwọn orí nǹkan báyìí wọ́n ní wọ́n Abu Hamid wọ́n ní Abu Hamid al-Ghazali yukthiru min madhi hadhihi at-tariqa ó ma ń pọ̀ níbi kó ma yìn ojú ọ̀nà yìí fil ihya nínú tíra rẹ̀ ihya tíra ihya tẹ́lùmí ti ń kílẹ̀ musulman tí ó túnmọ̀ kó ti ń bẹ̀ tíra tó ipá àwọn malikiya afta bi ihraqihi afta bi ihraqihi wọ́n ṣe fatuwa pé kan sun ní maghrib so wọ́n ní wa ghayrihi wọ́n ní kama annahu yubaligh fi madhi zuhud so gẹ́bọ́ sí pé ó ma ń ṣe kíni ó ma ń kọjá àlà níbi kó ma yin zuhud so ó ma ń kọjá àlà níbi kó ma yin zuhud so kìí ṣe gbogbo ẹni tí ń yin nǹkan tí ṣẹ̀rí àmúwá ló túnmọ̀ pé ń ṣe dáadáa wa hadha min baqaya al-falsafati alayhi Ibn Taymiyyah sọ pé nínú tó ṣẹ́kù nù falsafa lára rẹ̀ ni

tó má ní fa'al kí nǹkan ti tó ti wọ́n ti nǹkan kọjá so wọ́n gbà pé wàlì hádá yaqulun ìdí nìyẹn táwọn fásitì wọ́n sọ pé annubuwatu muktasaba ní pé àìjẹ́ annabi èyàn lè ní èyàn ma ń ṣiṣẹ́ débẹ̀ kìí sí bọ́lọ̀ ní ma ń yàyàn èyàn ma ń ṣiṣẹ́ débẹ̀ fa idha tafarraga safiyyu qalbihi wa fada ala qalbihi min jinsi ma fada ala al-anbiya ní pé yóò wọnú ọkàn rẹ̀ àbí yóò dà wọnú ọkàn rẹ̀ irú àwọn nǹkan tó dà wọnú ọkàn àwọn ànábì Ọlọ́run Ọba tó irú àwọn nǹkan báyìí dà so kọ́nà ọba kó fún ọmọ kó ń bẹ wọ́n ni wà indahum wọ́n ni lọ́dọ̀ wọn anna Musa ibn Imran ní pé Musa kullima min sama'i aqlihi nínú làákàyè rẹ̀ wọ́n ti ń àbó ah, ṣe rí lọ́dọ̀ àwọn mutafalsifa ni lam yasma' al-kalama min kharij kò gbọ́rọ̀ kankan láti tàwọ̀ falihadha yaqulun ìdítì ní ẹ̀tẹ́fì ma ń sọ innahu yahsulu lahum mithlu ma hasala li Musa nípo lè ṣẹlẹ̀ sí wọn irú àwọn kan tó sí so àti nǹkan tó tún gajù nǹkan tí ó tún ṣẹlẹ̀ sí anábi Musa lọ wa Abu Hamid yaqul Abu gbogbo àwọn alfáàzù súfí yẹn gbé ah, sẹ́mi alkhitab bó ti wá bá ó ti padà yá wèrè nìyẹn so ti mú so ẹ̀mọ̀ pé wèrè pólìsìlìsì momentarily wà so span durationary lọ pé duration ó kàn fi ìgbà oṣù kan yá wèrè ẹlòmí sí ma ń yà lọ tí ó mọ̀ yà lọ láíláí bá wọn tó wọ́n adẹ́lòmí ma bẹ́ẹ̀dì ní kílùkọ́ rẹ̀ ní láwọn hospital wọ́n mọ̀ wá gun láwọn àti ah, ah, bá fà ní kìí mú mú ẹ eh. so mo pọ̀ wọ́n kà sáàrán dákẹ́ ó tún ma padà lọ́tọ̀ ẹgbà wá o so ìfàtà ń sọ fún yínkẹ mọ́ sàdádálẹ̀ kẹ mọ́ ṣe gbogbo kìíní yìí ẹ gbọ́rọ̀ ẹ ma kígbe dọ́kítọ̀ dákùn so wọ́n ni wa hadha kulluhu Ibn Taymiyyah sọ pé kama innahu sami'a al-khitab al-Ghazali ma ń sọ pé gbogbo àwọn nǹkan tó wà ni o so wọ́n ní kama sami'ahu Musa ní gbogbo òun náà ti gbọ́ khitab bí Musa náà ti gbọ́ ni wa in lam yaqsudu huwa bil khitab wọ́n ní kódà kó ṣe pé kò gba Ọlọ́run bá lérò pẹ̀lú khitab wọ́n ní wa hadha wọ́n ní gbogbo àti pé wọ́n gbàgbọ́ nú eh, apá kan nǹkan tí àwọn òjíṣẹ́ mú wá wa kafaru bi ba'd wọ́n sì ṣe kèfèrí pẹ̀lú apá kan wa qaluhu wọ́n ní eléyìí wa hadha alladhi qaluhu eléyìí tí wọ́n sọ yóò batilun min wujuh annú ní láwọn ojú pọ̀nà so mi tèmi yàwó dákọ̀ wọn bọ̀ so wọ́n dákọ̀ àwọn ojú pọ̀nà méje tí nǹkan tí wọ́n so but ẹjíkáwàá ẹjíká lẹ́yìn asábì yẹn wọ́n sọ pé waqad bayyana fi ghayri hadha al-mawdi' Ibn Taymiyyah ni a ti sàlàyé láyé mi tó yàtọ̀ síbí anna al-lawh al-mahfuz ní pé lawh al-mahfuz alladhi dhakarahu Allahu wa rasuluhu tọ́nà ọba àtò jíṣẹ́ rẹ̀ dákọ laysa huwa an-nafsu sí wúní an Sina àtàwọn mímọ̀ sọ wa Sina wa man tabi'ahu ibn sina àtàwọn tó tẹ̀lé o akhadhu asma'a wọ́n mú àwọn ókọ jaha biha shar'a tí sharia mú wa fawada'u laha musammayat wọ́n wá sọ àwọn ókọ yẹn láwọn nǹkan mi mukhalifatan li musammayati sahibi shar'a tó yàtọ̀ sí nǹkan táwọn tí ẹni tó ní sharia sọ so ma ń gbọ́lá mahfuz tó ń gbọ́ àwọn alfáàzù mi nínú àwọn lọ́dọ̀ àwọn sufi kìí sí tọ́lọ̀ ọba sọ ní wọ́n sọ àsọlé ìfún àpẹ̀lú ma'arifansin wọ́n ni thumma saru yatakallamuna bi tilka al-asma wọ́n a máa lo àwọn ọkọ̀ yẹn mọ̀ fi sọ̀rọ̀ fayadhunnu al-jahil ará ìmọ̀kún wa máa rò annahum yaqsuduna biha ní pé ìtàn gbàlérò pẹ̀lú rẹ̀ ma qasadahu sahibu shara ní pé ìtẹni tó ní ṣẹ̀ríà náà gbàlérò pẹ̀lú ẹ̀ fa akhadhu mukhal falsafa so wọ́n wá mú tó jẹ́ falsafa wa kasawhu liha ash-shari'a wọ́n wá wò lásọ ṣẹ̀ríà wa hadha ka lafzil mulk wọ́n ní gẹ́gẹ́ bí tó bá gbọ́ táwọn falsafa bá ń sọ pé mulk àwọn sufi wal malakut àti malakut wal jabarut àti aljabarut wal lawhul mahfuz wal malik wal shaitan wal huduth wal qidam wa ghayri dhalik wa qad dhakarna min dhalika tarafan Ibn Taymiyyah ni a ti dákọ àwọn apákanú rẹ̀ fi raddi ala al-ittihadiyya nígbà tá ń lọ sí rọ́dù fáwọn àwọn tihad àwọn hulul wal ittihad lamma dhakarna qawla ibn sabi'in nígbà tá dákọ̀ ọ̀rọ̀ ibn sabi'in wa ibn arabi wa ma yujadu fi kalami abi hamid àti tó wà nínú ọ̀rọ̀ ghazali náà wa nahwihi àtàwọn tó jọ bẹ́ẹ̀ min usuli ha ilahil eh, falasifa níwọ̀n tó ṣe pé àwọn àpìlẹ̀ fáwọn falsafa yìí al-mulahida alladhina yuharrifuna kalam Allah àwọn tó mọ̀ change ọ̀rọ̀ náà ba wa rasulahu àtọwọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ ní an mawadi'ihi kama fa'alat ta'ifatul qaromitotul batiniya so gẹ́bà àwọn qaromito sí sí wal maqsudu huna in ta gbalero bi annahu law kanatil ulumu tanzilu ala alqulub min an-nafs al-falakiyya kama yaz'amu ha'ula wọ́n tó bá ṣe pé imama ń sọ̀kalẹ̀ láti an-nafs al-falaki gẹ́bí àwọn ẹni ìsin rò fala farqa fi dhalika bayna an-nadhiri wal-muslim àtàwọn kan mìí táwọn tíbìnrin tíbìnrin sọ سو àtàwọn كامين اوكي فلا فرق بين an والمستدل wal آه، قلبه فتمثيل ذلك بالنقش أهل السين والروم تمثيل باطل ابن تيمية يعني ومن ومن أهل هذه الخلوات إن بينهم طبعا سيقولوا من لهم أذكار معينة تاني أو يعني أذكار تندس ليس وقوت معين اتوقوت قوت سوى تندس ليس walahum tanazulat ma'rufa wọ́n ti láwọn tanazulat amma èmi wà jazbu ni ìwọ́n jazaba rẹ̀ ni so èmi wà rọ́kùsù ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àrán kílùkọ́ rẹ̀ nínú àwọn àrán tí ṣe ìtọ́ mọ́ fi mú wọn sí wọ́n ni waqad busitol kalamu alayha okay waqad basatol kalama alayha ibnu arabi at so ibnu arabi keferi ó ti ṣàlàyé bí ṣe ìtọ́nù sí mọ́ sọ̀kalẹ̀ sáwọn wa man salaka sabilahu àtàwọn tó ní ojú ọ̀nà rẹ̀ ka tilmisani gẹ́bí tilmisani wa hiya tanazzulatun shaytaniyya àwọn sakalẹ̀ shaytanu ni qad araftaha qad araftuha mumma wa khabbartu dhalika min wujuhin muta'addida mo si mo mo l'experience nípa rẹ̀ láwọn ojú pọ̀nà tó pọ̀ lakin laysa hadha mawdi'a basdiha eléyìí sáyẹ̀ láti sàlàyé rẹ̀ ẹwà dúró lè sàárá mọ́ dí àmásìkì àti ìpínlẹ̀ tèmi àti sọ̀látà ẹwà wà dúró nǹkan tí ìpínlẹ̀ tèmi àti sàlàyé bó ṣe wá pọ̀ gìdẹ̀ nínú ọ̀rọ̀ ìpínlẹ̀ tèmi àti so kí láàkáìkẹ́ mọ́ sí kí láàkáìkẹ́ mọ́ lọ pẹ̀lú mọ̀ kí láàkáìkẹ́ mọ́ fló pẹ̀lú mọ̀ ẹwò láti ẹ̀kẹfà kí láàkáìkẹ́ mọ́ fló pẹ̀lú ọmọ ṣe tó bá fẹ́ ṣe rọ́dù fún àwọn tán ṣe kọlùwà só lé sí pẹ̀lú ọ̀rọ̀ tó dájú nǹkan tí ìpínlẹ̀ tèmi àti sọ ṣẹwàá ní tó máa ń bí ìmọ̀ bẹ́ẹ̀ tààsí ìrìn kíyàn torí pé mímọ̀ notice kìí kan nínú ọ̀rọ̀ Ibn Taymiyyah àti Ibn al-Qayyim ni pé àwọn nǹkan kan wà tó sì pé àwọn èèyàn máa ń fojú kéré but ọlá pé ó ti di omi fún àwọn Ibn Taymiyyah àwọn Ibn al-Qayyim ó rọrùn fún wọn láti máa fi sọ̀rọ̀ anyhow bí nísìn ẹjìn fún ilápẹ̀rẹ̀ ìbátá ń kárọ̀ Ibn Taymiyyah lọ ó sọ kìí kan bí ó ní wa qad aqama salawatullahi alayhi bi Makkah qabla al-hijra بضع عشرة سنة ودخل مكة في عمرة القضاء وعام الفتح أقام بها قريبا من عشرين ليلة سيما ما تلك 20, 20 days لنا بلو شاركني أولا كتان انتي تنبي ní tàṣírí ni kí ẹ ti kọ́kọ́ àṣọ́lá ní pé èyàn ti build the foundation èyàn ti build àwọn foundation tó yí pé èyàn ti build ẹ̀ tó strong gan so torí pé kíríkà mistake káà táwọn èèyàn máa ń ṣe ọ̀tọ̀ ní pé mo mọ̀ ọ̀tọ̀ ní pé mo how o mọ̀ pé ànẹ́bí ṣe nǹkan báyìí ó yàtọ̀ sí mo how tó bá mọ̀ o lè gbàgbé tó bá mọ̀ o lè lò gẹ́gẹ́ bí ẹni tó ha so ọ̀dá pé àwọn ìpìlẹ̀ yẹn ó ti di bí omi fáwọn so àwọn ìpìlẹ̀ yẹn ò ní kó àwọn ìpìlẹ̀ táwọn ṣe ń bájà yẹn ó ti di nọ́mà fáwọn so àwọn òun làwọn mọ̀ fi sọ̀rọ̀ lọ wa fadlullahi yu'tihi man yasha so wọ́n ni ó ní wa innamal maqsud ó ní nǹkan tàà kan gbà lérò bí at-tanbihu ala hadha al-jins akàfẹ́ pàkè sí sí ìran yìí wa mimma ya'muruna bihi nínú àwọn nǹkan tí àwọn tátún ma ń ṣe kọlọ̀wà tó ma ń pàwọn yà láṣẹ ni al-ju' pé a ah, ò gbọdọ̀ jẹun àwọn tó ma fẹ́ ṣe kọlọ̀wà kí ni wọ́n ma so gúgúrú náà ma ń jẹ so gúgúrú ń so torí pọ̀ ọ̀gbọ̀dọ̀ alọ́lá rẹ̀ gbọdọ̀ já so bọ̀lọ̀ alàláàrin bọ̀lọ̀ já several days alọ́ ìyàwèrè náà nìsẹ́ so wọ́n ni wà sáhàr ó sì bọ̀lọ̀ sùn wà súmt ó sì bọ̀lọ̀ sọ̀rọ̀ ma alkhalwa pẹ̀lú pé ó wà dáwà ó mọ̀ sí khalwa yìí eh. bila hududin shari'iyya láì sálà shari'a bẹ̀ bal sahrun mutlaq kò ní sùn lọ yóò kà máa kò ní sùn lọ mutlaq pọ̀ gbọ́dọ̀ give up ṣètọ́nù ń bọ̀ so àti ebi wa sumtun mutlaq ati kini àti ìmádákẹ́ ma'al khalwa kama dhakara dhalika ibn arabi wa ghayru gẹ́bí ibn arabi sì sọ àtàwọn míì wa hiya tawallada lahum ahwalan shaytaniyya gbogbo àwọn kan ilú wá bí àwọn kama wà nínú àwọn sí shaytan fún wọn wọ́n ni wa abu talib qad dhakara ba'da dhalik wọ́n ni abu talib ó ti dákọ̀ àwọn kan tó jọmọ́ báyìí lakin abu talib ṣùgbọ́n abu talib aktharu i'tisaman bil kitabi wa sunnati min ha'ula' òun pọ̀ lẹ́nu tó tún ti ń súnmọ́ tó tún dì mú Kùránì àti súnnà ju àwọn ènìyàn lọ ṣe ní Ibn Taymiyyah ní ìsọ́fù gan Ibn Taymiyyah ní ìsọ́fù débi pé àwọn ẹni anú mọ́ ń lo ìsọ́fù Ibn Taymiyyah against Ibn Taymiyyah ẹ ma worun tí Ibn Taymiyyah sọ bí o Ibn Taymiyyah fẹ́ kó wò pé Abu Talib ẹni tó ń dákọ tó jẹ́ Abu Talib pé kò fẹ́ kó rò pé lẹ́fù kankan àwọn jọ wà ní o but àwọn ẹni anú tó fẹ́ lò wọ́n ní kíni ah, Ibn Taymiyyah gan sọ pé aksaru àti sọ́mọ́ bil kitab wa sunnah ìnáhùlá òun náà ní nǹkan nínú Kùránì àti súnnà tó dìmú walakin yadhkuru ahaditha kathira da'ifa ṣùgbọ́n dákọ̀ àwọn hadith tó pọ̀ tó jẹ́ da'ifa bal mawdu'a min jinsi ahadith al-masba'a allati rawaha al-Khadir wọ́n ní àwọn hadith masba'at tán gbà wá látọ̀dọ̀ Khidir tí Khidir gbà wá látọ̀dọ̀ illa qira'atul qur'an ju pé ó kàn ka qur'an lọ wa yadhkuru ahyanan ibadat bid'iyya wọ́n sì máa ń dákọ nígbà mí àwọn ìbádà tó jẹ́ àdádálẹ̀ bin jinsi ma balagha fi madhil ju'i huwa wa abu hamid wa ghayruhuma wa dhakaru annahu yazinu al-khubza bi khashabin ratbin kullama jaffa naqasa al-akl gbogbo àwọn gaba wa dhakaru salawatil ayyam wal layali wa kulluha kadhibun mawdu'a ولهذا قد يذكرون مع ذلك شيئا من الخلواء من الخيالات الفاسدة وليس هذا موضع بس ذلك وإنما الغرض انت أقبالهم بي التنبيه بهذا أفق إنسا كيسين على جنس من العبادات البدعية نينو أموان so page بمعنى سيتي لو وليس هذا بس الكلام وني وهي الخلوات البدعية هنا نكيني أموان خلاوات البدعية sawa'un quddirat bi zaman yálà wọn fàkókò sí aw lam tuqaddar àbí wọn fàkókò sí lima fiha min al-ibadati al-bid'iyya nítorí àwọn kan tó wà ń bẹ nínú àwọn ìjọsìn àdádálẹ̀ amma allati ibi táwọn lọ ni ẹmọ̀wọ́ e ibi táwọn lọ ni ibi táwọn lọ ni Ibn Taymiyyah ni amma allati jinsuha mashru'a tó àwọn èèyàn ma wọ́n mọ̀ sọ in tí ṣẹ̀rí àmúwá wọ́n lè ma mú ẹ̀rí tí ṣẹ̀rí àmúwá ọ̀tọ̀ ní dáwọn sì fẹ́ fi lọ́lẹ̀ wọ́n wọ́n ní ẹ̀ ṣe bí ọ́zílà ọ́zílà náà kọlùwà náà ni kíyàn jìnà sáwọn èèyàn àwọn ẹ̀rí náà wà fún ọ̀tọ̀ni tó wá látọ̀dọ̀ ànábì ọ̀tọ̀ni tó sì ọ̀tọ̀ni tí ẹ̀yin ṣe o so wọ́n máa sọ wọ́n máa sọ oríṣiríṣi nǹkan wọ́n lè ní so wọ́n lè sọ pé ẹ so wọ́n máa sọ pé wọ́n máa mú àwọn kankan tí ṣẹ̀rí àmúwa so wọ́n máa dákọ̀ àwọn kankan tí ṣẹ̀rí àmúwa wọ́n máa wá fi tú èyí tó jẹ́ àdádálẹ̀ tí wọ́n lè máa sọ pé à pé ṣebí ṣebí kí ló kọ rẹ̀ ṣebí anábí ṣe zakariya ni pé qala rabbi ij'al li aya qala ayatuka alla tukallima an-nasa thalatha layalin sawiyya ọlọ́run ní kó mọ́ báyán sọ̀rọ̀ pé lẹ́yìn ọjọ́ mẹ́ta yóò ráyà lọ́wọ́ wa so wọ́n tún mú wá pé ní pé man khashiya rahmana bil ghaib man khashiya rahmana bil ghaib aláwọn ẹni ànà òjòkó wọn òjòkó báwọn yíó ṣe nù láwọn náà ń sápa rẹ̀ so wọ́n ní ṣe nù láwọn náà wọ́n sí ní àṣíbá náàbí sọ pé nípa náàbí sallallahu alaihi wasallam sọ pé wa rajulun dhakara Allaha khaliyan kọlùwà nánu wa rajulun dhakara Allahu khaliyan fafadat àìnáà ẹni tó wọ́n ti ọlọ́wọ́ bá ní kọ́rọ̀ ní pàmá ojú rẹ̀ ṣe gíní ọwá ké ìtẹ́wọ́n táwọn tán ṣe kálùwà náà ṣe náà wọ́n tún ní ha wọ́n tún ní muslim bí mithlil khalwati bí munajati Allahi azza wa jal Ibn Qayyim náà ma ń sọ ní pé make sure kó láwọn sẹ́ kọ̀rọ̀ Ibn Taymiyyah náà ma ń sọ kó láwọn sẹ́ kọ̀rọ̀ tó ipé láàrin rẹ̀ àtọ́lọ́ ọ̀bá nìkan náà ló wà ẹgbẹ́ tó má fi lè ìdàrú mọ́yàn tẹ́ni ah, wọ́n wà ní kọlwọ̀ sí anábi sallallahu alaihi wasallam sọ pé inna allaha yuhibbul abdal khafi ó wà ní muslim ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ ẹrú tó pamá sẹ́rú tó pamá wọ́n ní kọlọ̀wọ̀ sí ẹ̀yí ká gbọ́n kàtí Ibn Taymiyyah fẹ́ sọ so ibi báyìí Ibn Taymiyyah fẹ́ sàràyé nǹkan báyìí ó wá ní amma allati jinsuha mashru'a ولكن غير مقدر سبحان وهي في اكوكو سي ابي كاسي واما ما كان جنسه غير مشروع وام فاما الخلوه والعزله والانفراد المشروع فهو ما كان مامورا به امرا ايجاب او استحباب وأما ما كان جنسه غير مشروع فاما الخلوه او ني يعني خلوه àti uzla àti al-infiradul mashru' fahuwa ma kana ma'muran bihi irú àwọn eléyìí ó lè ṣe pé nǹkan t'Ọlọ́run tí wọ́n pa àṣẹ rẹ̀ ní amrun ijab tó yí pé kó yí pé kó jẹ́ wajib aw istihbab àbí istihbab wọ́n ni fal'awwal wọ́n lálàá ọkọ́ ni ka'atizali al'umuri al-muharrama gẹ́bí kíyàn gbé àwọn kíyàn jìnà sáwọn kan tó jẹ́ wọ̀ wa mujanabatuha àti kíyàn jìnà sí kíyàn jìnà sí wọn so gbogbo àwọn kan tó mọ̀ fi sẹ̀rí fún kọlọ́wà ah, ní pé ọlọ́wọ́ bá ní kama qala ta'ala gẹ́bọ́lọ̀ bá sọ pé wa idha ra'ayta alladhina yakhuduna fi ayatina wọ́n ti ráwọn tí wọ́n ń fẹ́nú wọ́rọ̀ fún bí áyàwá fa'a'rid anhum gúrí kò lọ́dọ̀ wọn hatta wa minhu qawluhu ta'ala 'ani al-khawli ẹ má rò pé àwọn ẹni àánú àwọn ẹni àánú ti pèsè èsì èsì nípa nípa àdádálẹ̀ wọn ẹ má bi àwọn ẹni àánú nípa ẹ̀rí nípa àdádálẹ̀ wọn ẹ bi wọ́n nípa kí ni wọ́n pèsè kalẹ̀ nípa súnnà nabi sallallahu alaihi wasallam tí wọ́n sí ni wọ́n ni falamma a'tazalahum eh, wa ma ya'buduna min dunillah falamma a'tazalahum nígbà tó jìnà sí wọn wàhábínà lahu ishaq ìgbàyẹnlá fún ishaq bí wọ́n náà bá ṣe khalwa àwọn ogun ni ó fún ní dọ́nfẹ́ wà yaqub a tún fún yàkú wà kullan ja'alna nabiyyan wọ́n ni wà qawluhu ila al ma wà sáàbù al-kahf náà khalwa ni khalwa ti wọn ọlọ́run tó wá pa wọn ní pípa tí wọn ò tí wọ́n wà láyé ń bẹ́nú àwọn ẹlòmínà tọ́nà ń ṣe bẹ́ẹ̀ fún so gbogbo tí wọ́n ti mọ́ táwọn èèyàn ni wọ́n ni fa inna ulaika Ibn Taymiyyah sọ pé ṣẹ́rá wọn yẹ́ o lam yakunu fi makanin fihi jumu'atun wala jama'a àwọn asáàlù káfí wọn wà láì tó ṣe pé jùmọ́ wà ń àbí jama'a wà ń bẹ lọ́n ṣe kọlọ́wà bóòlù tó mẹ́mẹ́ wala man ya'muru bi shar'i nabiyyin bẹ́ẹ̀ ni wọn ò sí láyé ìgbà tó ti pé àwọn èèyàn wà ní ẹnìkan tó ń pàṣẹ pẹ̀lú nǹkan tí ànábì mú wa falihada nítorí ilé yóò áwà ila al-kahf wa qad qala Musa ànábì Musa ti sọ pé mi ẹsà sí kìnnì ẹsà so wọ́n ma sọ gbogbo ilé bàkátọ́ kàwàrá Ibn Taymiyyah yòókù sẹ́rí hakíkọ̀ ilé gangan ni pé in tí ó sàlàyé rẹ̀ in tí ó rọ̀dá gbogbo kìíní gbogbo àwọn èrí tán ma mú wáyìí ní pé khalwa ìbádà ní sẹ́ gbogbo ta ti mú wá fún ọ̀yí ṣe rí wọ́n dáapọ̀ láàrin nǹkan méjì wọ́n dáapọ̀ láàrin nǹkan méjì wọ́n dáapọ̀ láàrin nǹkan tó ṣe pé àwọn gangan sọ kìíní yẹn di àti nǹkan tó ṣe pé Ọlọ́run ọba nífẹ̀ẹ́ sífà nínú àwọn ìbádà wọ́n dàpọ̀ láàrin nǹkan tó yí pé àwọn gẹ́gẹ́ kìní yẹn padà wọ́n padà sọ kìní yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ di ìbádà wọ́n padà sọ kìní yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ di ìjọsìn àti pé kìní àti in tó sì pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ pé kìní in tó sì pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala sọ pé kìní yìí o òun nífẹ́ ó jẹ́ sífà kan tó ń nífẹ́ níbi àwọn ìjọsìn tọ́lọ́run Ọba ṣe lófin so ti àwọn gẹ́gẹ́ fúnra wọn àwọn ṣe kìní àwọn wọ́n sọ Ọlọ́run Ọba sọ ń sin pé ẹni tọ́lọ̀ ọba nífẹ̀ẹ́ ni pé kíyàn máa ṣiṣẹ́ kó máa jẹ́ fọ́lọ̀ ọba nìkan ṣoṣo kíyàn máa ṣiṣẹ́ tó yẹ pé ọlọ́run ọba nìkan ló mà but ẹ máa gbọ́ kíyàn máa ṣiṣẹ́ tó ṣe pé ó kíni ọlọ́run ọba nìkan ló mà kìí ṣe pé kíyàn máa lọ dáwà pé ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ṣe kankan ọ̀fẹ́ ọ̀fẹ́ dáwà ẹ jẹ́ ká wo àwọn ẹ̀rí tí wọ́n mọ́ wọn wá wọ́n ni ẹwọ̀ rí pé warajulun dhakara Allaha khaliyan ẹmọ̀ wo dhakara Allaha khaliyan sífà nínú ìbádà tọ́lọ̀wọ̀ bá ṣe kíni tọ́lọ̀wọ̀ bá ṣe tó tọ́ ni kìí ṣe pé warajulun ó lọ sí khalwa oyi àwọn gẹ́gẹ́ fúnra yẹn sífà tọ́lọ̀wọ̀ bá subhanahu wa ta'ala nífẹ̀ẹ́ nínú ìbádà àwọn wá ṣe kíni àwọn so tẹba tún wọ́n sí inna allaha yuhibbu al-abda al-khafi nípọ́lọ̀ ọba ní fẹ̀ẹ̀rú tó máa ń fẹ́ra rẹ̀ pamọ́ so kí ni ìdítọ́lọ̀ ọba fi ní fẹ̀ẹ̀rú tó máa ń fẹ́ra rẹ̀ pamọ́ tí ò ní gbéraga táwọn èèyàn ní ṣe kíni táwọn èèyàn ní mà tó ṣe pé kíni tó ṣe pé yóò fira rẹ̀ fọ́nà ọba subhanahu wa ta'ala yóò mọ̀ jọ́sìn fọ́nà ọba torí pé ó ń jọ́sìn fọ́nà ọba kìí ṣe torí pé kọlùwà gangan fúnra rẹ̀ gangan so yí so wajhu alákọ̀ọ́kọ́ ni so wajhu alákọ̀ọ́kọ́ ni so ẹmọ̀wọ̀ ẹmọ̀wọ̀ ọ̀rọ̀ muslim ibn yasar ta mọ́ wá ní pé ma taladhadha almutaladhiduna bi mithli alkhalwati bi munajati llah so alkhalwati bi gini bi munajati llah ẹ̀hùn gẹ́ so sífà tó wà matluba nínú àwọn sẹ́kọ̀ọ́ kan ni <coughs> lápẹrẹnsìn ẹmọ̀wọ̀ ẹmọ̀wọ̀ ẹmọ wo àyíta sọ lẹ́ẹ̀kẹ́ pé wa rajulun dhakara Allaha khaliyan kí ni kí ló wá lẹ́yìn rẹ̀ wa rajulun tasaddaqa bi sadaqatin so ní pé ó fi pamọ́ nǹkan tọ́wọ́ ọ̀tún rẹ̀ ná títí dé kíkiri títí dé pé nǹkan ọwọ́ òsì rẹ̀ mọ́ torí pé sífà tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ níbi àwọn ọjọ́sìn ni kìí ṣe sífà mustaqilla tó wájẹ́ fún gangan lè yíò wà gbà lérò fún ààrẹ so yàtọ̀ aláwọ̀kọ́ ni ìyàtọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tọ́lọ́wọ́ bá ṣe lófin àti nǹkan táwọn sọ òun ni wípé gọ́ọ̀yà àwọn yàtọ̀ gọ́ọ̀yà táwọn oníkọlùwà fi ń ṣe kọlùwà torí kí wà ní bá fi sọ̀kalẹ̀ fún wọn ni wà ní ṣeitọ́n àtàwọn but ẹni tó ń ṣe kíni ẹni tó ń ṣe pé zakarallaha khaliyan fafadotu àìnáà àwọn afọ́n sọ pé kíni látara kíni látara ìpáyà ọlọ́run ọba àti ìpáyà ìjìyà kìí ṣe pé torí pé ń ṣe kíni ìyànà kan pé kíni ní pé wá yìí kan sọ̀kalẹ̀ fún bóhun sí ń sunkún kọ́rọ̀ yìí oye hmm. so so gọ́ọ̀yà tún yàtọ̀ so eléyìí ni ó fi clear wa nínú gbogbo àwọn òrújú tá máa mú wá so nínú àtún àìmọye àwọn nǹkan tẹ́lẹ̀ yìí takò nínú ṣẹ̀ríà so àìmọye àìmọye àìmọye àwọn nǹkan tó takò nínú ṣẹ̀ríà ní pé eléyìí àdádálẹ̀ ni so eléyìí àdádálẹ̀ ni so kò jẹ́ bó ṣe jẹ́ o so annu ni o so ìyà wèrè ní ma ń bí fáwọn èèyàn o so Ibn Taymiyyah sọ̀rọ̀ kẹ́ ń bí wọ́n ni wa hadhihi al-khalawat Ibn Taymiyyah sọ pé sí ẹ̀rá àwọn khalawat ọmọ sí qad yaqsudu ashabuha al-amakin allati laysa fiha adhan àwọn tó fẹ́ ṣe wọ́n lè máa wá àwọn àyè tí wọ́n kí wala iqama yusalli fihi salawatul khams àbí masáàjì tó ìpá àwọn èèyàn kí ń kírun bẹ́ imma masajidu mahjura lẹ́nà kó ipé masáàjì táwọn èèyàn tán ti pàtì wa imma ghayru masajid àbí ibi tí è ṣe masajid mithlul kuhuf gẹ́bẹ̀ àwọn tó ma sọ pé wọ́kò tó lọ gẹ́gẹ́ bí ọmọ kílùkọ rẹ̀ wọ́n ló wọ́kò tó lọ ni so wọ́n ni wal-Ghirah alẹ́tí fi jìbáàl wọ́n ní àtàwọn kòtò tó máa wà nínú àwọn ara àpáta wà mithrul maqabir wọ́n tún máa lọ síbi sàárè la siyama qabru man yahsunu bihi dhann pàápàá jùlọ sàárè ẹni tó bá ń rò dáadáa sí so wà mithrul ma'adi allati yuqalu anna biha atharu nabi wọ́n tún máa lọ sí àwọn ayé àwọn nabi bí àwọn orípa àwọn nabi wọn bẹ̀ aw rajulun salih àbí orípa àwọn ẹni rẹ̀ wa li hadha yahsulu lahum fi hadhihi al mawadi' ìdí nìyẹn tó sì máa ń ṣẹlẹ̀ fún aláyè yíò ahwalun shaytaniyya so wọ́n ma ìdí nìyẹn tí àwọn ìṣesí shaytan fi máa ń ṣẹlẹ̀ sí wọn láwọn ayẹyẹ yadhunnuna annaha karamatun rahmaniyya wọ́n ma rò pé àwọn karama Ọlọ́run Ọba ni tí a láwọn ẹlòmí tí èyàn ti mọ̀ kọjá wallahi yóò mọ̀ búra báyìí pé wallahi mú mọ̀ nǹkan tó bá ṣe ó sì lọ́lọ́n wallahi wọ́n mọ́ ń sọ so ní pé mú mọ̀ nǹkan tó bá ń sọ báyìí tó bá sọ láìmẹ́yẹ ìgbà kan nípò rọ́lọ́n tó ọ̀bá wá rọ́lọ́n wá bá mi pé mo parọ́ fún ọ ọ̀lẹ́ wá bá mọ́ ti yà so ẹlòmí ọmọ rí pé ẹni tó wà nù sàárè ti wá bá wọn ọ̀kọ̀lù mẹ́ta mi sí ní ìnà kẹfìkìrọ̀ ẹni yẹn sì ti kú ti pẹ́ wàyẹ̀kúlù ana fulani ma wá ní milábájá ọ̀rọ̀gbà ma qala lahu so yóò lè ma sọ fún wa pé nahnu idha wada'na fil qabr kharajna wudi'na fil qabr wọ́n ni àwa ọ̀tọ́ láti gbé wa sínú sàárè o a ma ń wọ́n ni wà shayatin kathiran ma yatasawwarun bí surati al-insi fil yaqadha wal manam so gbogbo ilé ìsá nípa haqiqa khalwa táwọn èèyàn máa ń ṣe àti pé kò sẹ́rì fáwọn èèyàn bẹ̀ o nínú nínú ìntá nabi sallallahu alaihi wasallam ṣe síwájú nubuwa o so ọlá páwọn èèyàn kàn sáàfẹ́ rí ìwọ náà kàn sáàfẹ́ rí ríkú rí gbogbo èèyàn ló fẹ́ mírẹ́kù so gbogbo èèyàn wọn náà kàn sáàfẹ́ rí nǹkan òun náà ti ṣe rí o eh àfà ẹ má sọ pé ìtọ́ ń ṣe okun èrí kankan bẹ́ẹ̀ o òun náà ti òun èé òun èé ṣe mọ́ o àmá àwọn náà ti ṣe òun sì rí yàn ìríkù rí lórí àwọn ṣètọ́nù ló ń bá yí ní gbogbo àwọn tó bá wù wọ́n lè ọlọ́run lórí ní ó yáwèrè ní ó ní ọ̀padà yáwèrè àwọn ìlú mí ò ṣe é tó ọ̀tán so kò jẹ́ bó jẹ́ nípa khalwa o bid'atun muhdatha kódà ìbàmí ó tún lè jẹ́ ẹbọ so nínú àwọn nǹkan tó kó sí nínú ìgbàgbọ́ àti àti ọ̀rọ̀ àti èròǹgbà àti gbogbo àwọn nǹkan tí wọ́n ṣe lẹ́yìn rẹ̀ Allahu a'lam wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina